بعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لنا في كتاب العزيز في مواضع كثيرة قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام الله سبحانه وتعالى له التصرف الكامل في خلقي كيف لا وهو القائل ألا لو الخلق والأمر تبارك الله رب العالمين أمة الإسلام الله سبحانه وتعالى حرم مكة يوم خلق السماوات والأرض ومن حرمة ذلكم المكان ومن حرمة تلكم القرية وهي أم أم القرى أن الله سبحانه وتعالى حرم حمل السلاح من أحد على أحد بمكة شوقها لا يؤضد وكذلك لا تلتقط لقطتها وحبس عنها الفيل وحبس عنها القتل إكراما وإجلالا وإعظاما وتعظيما لهذا البيت بل وتشريفا له ومن هذه الكرامات التي أكرم الله سبحانه وتعالى ومن هذه الإكرامات التي أكرم الله سبحانه وتعالى بها مكة أن أثرى برسوله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى بيت المقدس في ليلة ثم عرج به إلى السماء وإلى ما فوق السماء كما ثبت ذلك في الصحيح من حديث أبي من حديث أبي ذر ومن حديث من المؤمنين ومن حديث غيرهم فربنا سبحانه وتسامى أكرم نبيه بهذه الرحلة الخالدة وأراه من آياته الكبرى أسرى به ليلة الإسراء لينص أن الإسراء إنما هو رحلة نفسية جسدية أسر يا برسول صلى الله عليه وسلم في هذه الليلة المباركة وجمع له الأنبياء صلى بهم إماما ثم أتي باللبن على اختلاف دال العلم قبل صعوده المعراج وكذلك ثبت في الحديث الصحيح أن هذا عرض عليه وهو في السماء وكذلك صلاته بالأنبياء هل قبل عروجه إلى السماء أو بعد نزوله من الله سبحانه وتعالى على هذه الأشياء نعرج حولها ندندن وعليها نعرج أكثر مسائل هذه الخطبة فنسأل الله لنا التوفيق والسداد وقال في بلغة سوان المسلمين أن ترى لكون كرات جريفان النبي صلى الله عليه وسلم أن ترى بريد عن لك بما جاك يفنق الله داك باني سالكون كيان النبي و باني سالكون لاري أتيا وارا لي النبي أتيا الصحابة ري تو بانسا وتوكي بلو النبي صلى الله عليه وسلم جبل الكيامة تو انساوا لني méjì bàbá àti ìyá wa dí wọ́n wà ń bẹ àwọn ayáwa àwọn ọmọ kí wájí wọ́n wà ń bẹ̀ àwọn àná àwọn ọ̀rẹ́ wájí wọ́n wà ń bẹ̀ wọ́ládà ní kàṣẹ̀rẹ̀ mọ́ yíwá lẹ́kùn bí kẹ̀nà o jẹ́mọ́ ọba dẹ́dà ń pàwọ́ láti kábẹ̀rù wọn láì bá yọ̀nà nínú alkùrán tó sì jẹ́ wípé ìbẹ̀rù náà o ká

ní ìjẹjọ àbọ́rọ̀ dé bí àpínlẹ̀ tó bá dẹ́dà tó fún al-masjidil haram wípé ọba dẹ́dà ó ṣe ní maqtaru annabi sallallahu alaihi wasallam ila baitil maqdis tó jẹ́ wípé arba'una laylatan òun ni àwọn kùrẹ́ṣì fi máa ń kọ̀tọ̀ à masáfà rẹ̀ lẹ́n bá lè sáré dáadáa 40 days yóò pè tí fẹ́ gbéra láti Makkah tí wọ́n láwọn ń lọ sí Jerusalemu 40 days oṣù kan àtijọ́ mẹ́wàá ọbárádà wá ní òun fi àpẹẹlẹ́ fún annabi òun ní sọ̀rọ̀sọ́lám nígbàtí in jọ bí ẹni wípé ọ̀nà díma ọ̀nà òsì díma eléyìí náà ń jẹ́ òwe fẹ́nìkọ̀ọ̀kan wa náà Allah subhanahu wa ta'ala fi hàn nípa sàrán pé àwàlà dúó tí ọ tí ó bá fúnlẹ̀ mọ́ lórílẹ̀ wá wà dúró spéèsì tí wọ́n ti ń pọ̀ọ́lé tí ó sì máa pọ̀ọ́lé ní sánmà ọ̀dà náà máa bọ̀. Ànábì wa sallallahu oríbi tí a dé ní kútùbà tọ́lọ́nù búrọ́kù àníkọ́kọ́ gùn salawatu rabbi wa salamu alayhi àwọ̀ rẹ̀ funfun ó ju kẹ́tẹ́kẹ́ lọ kò tó ìbáka ni ó wà láàrin méjèèjì dúnà albaguli wà fawqa alhimar ó sì yára amú ẹ̀rí tí wọ́n ṣùgbọ́n ibi táwà ń bọ́ ni anábí sallallahu alaihi wasallama burok barado nígbàtí jibrilu bá sọ̀rọ̀ oṣẹ́ ọlọ́ngbò ala qawlin wọ́n lọ wọ́n lọ láti Makka lóòrùn náà wọ́n gbéra wọ́n dé Baitul Maqdis ní Jerusalem wọ́n rin ìrìn 40 days ní tí kò tó dídí òru kan eléyìí alọ́sọ̀tara fi ń gbáwà lọ́wọ́ ìtọ́n ni pé irú ìfòpínpín wo ló lè bẹ́ni kọ̀ọ̀kan wa tí ó wà àdàgbàbò mí tí ó pò ń gbé kúrò lọ́dọ̀ ọlọ́run ọbára fi ń serú adúrú eléyìí àwọn mùsùlùmí wá ń wà lé ní bí ẹn pé ọlọ́run kọ́ àbíkóṣe lè nínú ẹ̀sìn wa tó jẹ́ pé tawatarot bihil akhbar alamiri tó ṣẹlẹ̀ ní tó jẹ́ wípé àwọn tó gbọ̀ wá nínú sọ̀hábà wọ́n èsì mẹ́wàá èsì mẹ́ẹ̀dógún tó fi di àkọlùkọgbà tó fi jẹ́ pé àwọn tó wá ti gbẹ̀sìn nígbàtí ó bẹ̀ẹ́ pé oṣù mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ lánàá gbogbo ti mọ̀ pé ìkàbá ah, ìṣẹ̀lẹ̀ lásìkò báyìí wọ́n dé Baitul Maqdis kí ló dé fà wọ́n bí àwọn mẹ̀lẹ́rì lára àwọn ìntọ́bùlọ̀ ọba sọ wípé afala yatadabbaruna al-Qur'an kìí ṣe pé wọ́n ń àbí ọlọ́run sì sí báyìí wípé kí ló fàtàdẹ̀ bí o fi gbére láti Mẹ́kà straight kọmọ lọ sí sánmà ní pẹ̀pẹ́ sánmà ní ẹ̀tí ní ìdíẹ̀ wọ́n ìsí bá ó tún wá rí pé àkọ́kọ́ dé Jerusalem náà àwọn mímọ̀ wá sọ̀rọ̀ tó pọ̀ wípé annabi wa sallallahu alaihi wasallam ẹmẹ́jì àgbàgbé o kàmà jáà muslim wípé ẹsì wo wà nafsi Muhammadin biyadi ọba tẹ́mì ẹ̀mì annabi tí bẹ̀rẹ̀ mo fi búra láyé tímọ̀rù bí ẹni kẹ́kẹ́ minalikitab nínú àwọn tí wọ́n fún tí àṣàjú wa rọ́jú ẹni kẹ́nu wọn kìrìsìtẹ́nì ló jẹ́ ní o jíù ní o kò ní dé tí gbọ́ rẹ̀ láyé wípé ọlọ́mọ ti fi islamu rán nàbì kan ẹ̀ṣẹ́ o kó sì gbọ́kọ́ mẹ́sẹ̀ illa kana min tó le yọ ni pé kọ̀gbọ̀ nítorí wípé òun ni ànàbí gbẹ̀yìn ìgbà kò sánàbí mímà wọ́n ti klóòsì nùbúwà nàbí Ìsá nùbúwà rẹ̀ náà kèsí ìfẹ́ nùbúwà sí gbogbo ayé alúsàsálàm ó ní gbẹ̀yìn ànàbí ànàbí Ìsá ń bọ̀ táwọn tọ́rọ ẹ̀sìn wa

kọ́rọ̀ kọ́ṣà yìí kó fi yé ni afẹ́ká pọ̀lẹ̀ yà nẹ́bí o ni a máa léyàn lẹ́yìn rẹ̀ a ń sọ gbogbo tíyàn rí ó gbé lọ kò ní ìdí agídí tó bá sọ pé àwọn mùsùlùmí ṣe kọ́wàá nílò àwọn ọwọ́ àjẹ́ náà àwọn mùsùlùmí wo tí ń sóògùn ìwọ́lọ́mà tẹ́ ẹjọ́ ń ṣe ànàbí tí ọ̀lá pé ogun ìsìláàmù ti ń ṣe iná là ń sọ gbangba tẹ́nìkan kò sì lè fọwọ́bùn kankan bẹ̀ pé ẹmọ́sílẹ̀ yóò ẹ̀yin náà ti mọ̀ pé ara àwọn nǹkan tàà lè sọ́ọ̀tà ní ẹ̀sìn wa rẹ̀ tí ń dójú tí yẹn kò sí ọba adẹ́dà ó mú ànábì láti Makka sallallahu Jerusalem torí kíni nítorí pé àwọn tí wọ́n padà takò wọ́n jọ wà tó bá gbéra láti mọ́sálásí náà tó gbà sánmà lọ in tó jú ànàbí ọkàn ọ̀pọ̀ o nígbàtí ń bọ́ padà tó tí ó dèrè òru gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀ kò sì dé Jerúsálẹ́mù rí wọ́n takò hímọ̀ takò tí wà láì pọ̀ wọ́n dára kò burú akúkú ti ẹ̀ mẹ́bẹ̀ ròyìn wa ta'ala tó bá lọ àwọn ah, òṣègbé wá Nàìjíríà ó lè gbé Nàìjíríà sọba tí wọ́n tó bá ní olè torí ayé èmì àti náà sọba tí wọ́n tó bá ní ò tí mọ́ntá ń fẹ́sà jùká tó béèrè kọ̀dọ̀rọ̀ mọ́nà dínà kọmọ pé à no bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ní rádàbà òtú bẹ̀rẹ̀ pé ọlọ́run bó ṣe gbé ọ̀dá tó bá sára ìbáyìí ìgbà yíya ọlọ́run kọ́ subhanahu wa ta'ala wa man asdaqu min Allahi qila wa man asdaqu min Allahi haditha eléyìí kò sọ fún wa wípé Baitul Maqdis ojú Mẹ́kà lọ a sì ti rẹ́ nínú àdítàbí dárì náà wípé àkọ́kọ́ mọ́sálásí òun náà ni mọ́sálásí Maka ẹlẹ́ẹ̀kìdìgbò bó ti pé nínú ẹ̀mọ̀ ọba dẹ́dà a máa fún nǹkan kọ̀ọ̀kan ní nǹkan tí ó tó ju nǹkan míì lọ nǹkan kéèké gbà míì yóò sì se ọlá kan fún kí ní lónìí nínú òní rárá yóò sì nǹkan míì fún nílá náà tí ó wá pọ́lọ̀ fún kọ́ èmọ́ sọ nínú kí ọlọ́n tó gbá èyí tí wọ́n bá ronú ronú ronú ronú ọkàbù ẹ̀kọ́ ni wọ́n ní tí ó sí àbù ó ní sẹ́rì pé tó ń ti ta wà lẹ́ ọlọ́sí tó ń fi kẹ̀ẹ̀bá lò àwọn kẹtí yán ta wọn ọmọ ṣe bó mọ́ àwọn kan mọ̀ ò oríṣẹ́ tí wọ́n ṣe ń ti lọ ó ti àà ah, ah, àwọn kò tún dé ibi tí wọ́n tún sún sí ìyàn kò tún sún débẹ̀ ọlọ́run ṣe o dákun mẹ́jẹ́ àwọ̀ máa dúpẹ́ tipátipá o wọ́n rà ní kẹsẹ̀ rẹ̀ èèyàn ó dúpẹ́ kàṣọ̀gbọ́tọ́ fẹ́ dá tó bá tí sọ̀kan inú ọjọ́ pé tádàwò bá dé báyàn tí à bá ti sílẹ̀kùn lẹ̀ fún àti wọ́n wà máa bá kẹ́dùn dúgbó se yẹ lọ kọ̀ọ̀sẹ́ tí ọ̀fẹ́ sọ ń tọ́ta ń bẹ̀ àti ń tó ju ń tó sóńtọ̀ lọ bọ́sọmọ méjìlá ló kújọ kankan náà ọlọ́mọ 41 ohun wá tí ẹ dúpẹ́ ṣébí ní ibi ọdún kẹsàn yìí àà ah, ìlú kanjọ́nà jẹ́ pẹ́lẹ̀ òní ìsú méjìlá kí agbé tí 41 lélé mọ́ bẹ́m̀bẹ̀ báyìí bẹ́lẹ̀ yóò bẹ́ dákẹ́tẹ́lómi bẹ́m̀bẹ̀ yóò parọ́ ni yóò hun ni ọkùn sí àti gbọ́n 66 fẹ́ ń bá mọ̀ nǹkan ah, àkílá bọ́dà alẹ́ ń in tó jù tẹ̀rẹ̀ náà mọ̀ ṣe ti lódìdí ẹbí náà àwọn wá wọ́n ma fi kún ni ma fi wọ́n ọba dẹ́dà pọ̀lẹ́ ọwọ́ afẹ́ jẹ́rìí rẹ̀ kí wọ́n tó challenge ọwọ́ agbègbà ibi jẹ́ wípé ibẹ̀ Ànábì wa sallallahu alaihi wasallama wọ́n wọ́n mú mọ́sá méjèèjì títí lẹ́nu mọ́ ọlọ́n pé ìwọ̀n wọ́n ìwọ̀n tú máa so mọ́ ìrìn àjò bá nàbí ni ó sì wá sánmà wọ́n so méjèèjì pọ̀ bẹ́ẹ̀ sọ́sàm sí dé ọba so bisáríyà àlètí yẹrùbìtù bí al'ambiya tó jẹ́ pé àwọn annabi tẹ́ lọ sáájú ẹ̀ ibẹ̀ náà ma so búrọ́kù mọ́ àrùbí ọ̀kọ́kọ́ gùn àwọn ti gùn sáájú rẹ̀ nínú ẹgbà mi wọ́n kó gbọ́ àwọn annabi jọ fún ó fún wọn tán أتي استبر لنا بإناء من ماء وخمر وعسل ولبن رواية من أها ما أدانو bóyá pé mi ìgbẹ́ tó padà sẹlẹ̀ sẹ́mà wọ́n bá bá gbé la ilaha illallah wọ́n bá gbé omi wá ọtí wá àti wàrà nínú ẹgbà wá mi kò ti ẹ̀sùn mi ń bẹ̀ wàrà ọtí oyin nǹkan kùnà rí láti fi rẹ̀ ń bẹ̀ fàkàtàrà sàrásálàm alábàní annabi bá kò bá ti àtàbísọ́ pé ìgbà wọ́n bú ti wàrà sí ànàbígbà ọba mú ẹni tó gbé wá ní òhùdí ìtàlẹ̀lẹ̀ fi tọrọ ọba dẹ́dà fi ọmọ́nà lọ sí bí nature pìlẹ̀ tó jẹ́ pé láti ìsìn lọ wọ́n stampu ọ̀rọ̀ rẹ̀ àtọ̀rọ̀ àwọn woman rẹ̀ pé gbogbo gbàtàyé bá ń jáyé àwọn tí ó dùn lórí ibi tó dúó sí wọ́n ràn wọ́n ò bí ẹ́ ṣe sọ páwọn ìsìtọ́ lọ́n tó èṣù onírí wọn fi dáyé láàmù tó bá jójú ọ̀nà tó wà ó kò sì sí ẹni tí ó ṣe tó ń ṣe tí ó wà fọ́pọ́lọ rẹ̀ dájọ́ wọn tí ó sì wé ní wọn kò ní ṣẹlẹ̀ mọ́ ẹ̀rí wípé ìpìlẹ̀ náà rùn wàrà náà lámú tí ẹ̀ ayọ̀ ọ̀tọ̀nú

tí ó sì sí lágbára àti ló jẹ̀rádì kul man harrama zinata Allah allati akhraja li ibadihi wat-tayyibati min ar-rizq àríbì bá ń pè ẹ́ka lẹ́wọ́ gbogbo dáadáa tó bá dẹ́dà tí mú jáde fáwọn ẹrú rẹ̀ tí ń lójú ọ̀nà ààrẹ làwọn wáwọ́ ṣùgbọ́n bá fi síbí jẹun yọ wọ̀ná ẹ ń bá fi magí èbò sínú ọbẹ̀ yọ wọ̀ná ẹ ń bá mu pure water yọ ma wọ́n ràn díẹ̀ díẹ̀ báyìí ni ó sùn wọn padà iná kan tó ń jó tí ò sí ti ń kò ní yọ wàlẹ̀ baba Ah, dadi rùkọ́ yà wọ́n tẹ̀ wọ́n tẹ̀ kí mọ́mù lánàá nígbà tí yẹ kí má ti ti kúrò because ọ tẹ̀ fún nǹkan mi tí ì sọlọ́ ọ tẹ̀ fún ń pè ní o jẹ́mọ́ ìmẹ́jọ wọ́n dà láàmú o tó bá jẹ́ pé kò sí àníyàn níbi ọ̀rọ̀ gbogbo wa láàlé jẹ́mùsì

yọ́ ma lọ ma fi ma lọ ma fi ní okùn níjá tó gbogbo obìnrin dáhùn sálámà ọkọ ọlọ́kọ iná rẹ̀ mọ́bọ̀ ọ̀nà bẹ́lẹ̀ àbá sí tí ń lọ ọjà wọ́n wà títí ń bẹ̀yẹ ìjágbó sí wà mí tó wọ́n ma wọ́lẹ́bọ̀ tí wọ́n ma bá ń ká gan èyàn bí márùn ni ó rù tẹ̀lé ẹn àrẹ́bí sọ tó kí la fẹ́ lélé yóò nígbà ọ̀kọ̀lọ́kọ́ sálámà sí ọ tàbí òkàtà àti àǹkan tó wá ń ṣe sẹ́yìn olè èso ọ̀rùn ó ti dùn ọlọ́run tó bá pani ilé yóò rẹ ká lọ ra picnic bí mẹ́rin márùn ká túnú abọ́ ká múyàwó lẹ́yìn lọ bá wọn tí ń fi fún a wípé o rẹ̀ o ẹwò dáadáa mọ́mí in tó gajù sí ilé dápadà fún oníwàrà ẹti tó mẹ́rin kó dí wàrà tí mo múgbàyà iṣẹ́ tí ilé dápadà orin ní ẹ fi dìra wọn ó tó di àlìjẹ́nà o òun kálukú ẹjẹ́ ayẹra wò

ẹ̀ẹ́sù gbóhùn lọ́wọ́ rẹ̀ ọkà wo ni ó sì mẹ́ ànábì wa sallallahu alaihi wasallam gbogbo òwe pátá ọlọ́n ti fi pa fún wa wọ́n ti sọ in tí ò ní ìlú tí làákáyè kan ó ti gbà ojú ọ̀nà lọ́wà jàmáà nínú ẹgbàwá mi ànábì wa alaihi wasallama ó dé sánmà wọn tó kó gba wọn nǹkan ìfún nínú ìgbàwá mi nígbàtọ̀ ń bọ̀ láti sánmà padà ló tó sẹ́sẹ̀ kírùn fáwọn annabi nítorí pé gbà jùbílù mú lọ kàmàjá fi sahih wọ́n mọ̀ sọ wípé mamak wọ́n bí jùbílù adam sánmà kejì orí annabi isa àtàrà musa sánmà ẹlẹ́ẹ̀kẹta ó dàbí Yusuf ekeri àrẹ̀bí Idris bí ṣe wá ń rí wọn Isa lórúkọ ìsàfihàn lẹ́yìn rẹ̀ ó rí annabi Musa ó tó rí annabi Ibrahim awul aks biru rúwẹ́ àti wọn kọ̀ọ̀kẹ́ ta a orúsìlà ilẹ̀ sí ni ti ní ọmọ àbọ̀ ni jẹmọ́ àkàmù lọ́wọ́ bóò ní ma ní sámà kàmà jámà àdísà bí rẹ́rọ tó ọba dẹ́là bá ti fẹ́ ẹ̀sì nǹkan kan ohun gbogbo fún ọmọ wá gbọ́ báyìí na pé èèyàn kò tó bẹ́ lọ́lọ́run fi sọ wípé in bá ti ẹ̀jẹ̀ tó àjọ́gbà lè kìyàmọ́ o in sì palẹ́kún gbogbo ẹ bá máa dákọ̀ mi tí ọmọ fi mi búra tí sì fi rọ́ tajà kàríkẹ́ ti wíwọ́n epo rẹ̀ àbìtẹ́ ìròwúrà هذا جاء من حديث أبي ذر الغفاري أخرجه من مسلم صحيح لا إله anábi wasallallahu alaihi wasallama wọ́n bí lẹ́rẹ̀ ní sánmà kọ̀ọ̀kan apákaná ọ̀fà ní yóò wà ti rí wọn ní sánmà yóò ti rí wọn ní lẹ́tẹ̀lẹ̀ tó ìsìkírù fún wọn kó tún wá mọ́ kún sẹ́sẹ̀ máa bèèrè wípé ta ní bẹ̀ pẹ̀lú wọ̀ Jibril bẹ́ẹ̀ ẹni tí ń bọ̀ kò níyẹ̀ ẹni tí mú bọ̀ ó níyẹ̀ nígbà tó báyìí ìrírí ẹ̀rẹ̀ bí gbogbo ayé ibi tó wà ó dìfẹ́ǹsì ni jìbìrí nígbà tó ṣe báyìí ìlẹ́un ọkànlẹ̀ ọkàn di gbogbo lọ ó náà lọ lẹ́yìn nkankan òun lọ́kàn pè wà sákíyèsí o náà sì rẹ̀ kò sí ẹnu tó kó lórí rẹ̀ àwọn mímọ̀ bí sọ̀rọ̀ ha o ni wípé Baitul Maqdis jọna lọ́un mọ́sálásí ni táwọn èèyàn lè sọ pé yíò nǹkan báyìí ló lè gbà bóò ní ó wá gba gbogbo àwọn ànábì láti kírun fún wọn wà jẹ́ àfìlà asànà òsọ́lá bílà àmbìyà ìkọ̀ gbogbo àwọn ànábì ló sì kírùn fún ẹ̀rí kan wá báhùn kámọ́tí lọ ẹ̀rí tó wá wípé súnmà rọ̀ àìtù ní fí jama'atin minela àmbíyà kò síbi tẹnu ti kùn níbi kankan wàhádá fi sahih tàbàbàkọ́rí kọ̀pẹ́ mọ́ ṣùgbọ́n ẹ̀rí mi ìtọ̀ tó ní fa'amamtula àmbìyà a jami'an mo kí gbogbo àwọn annabi hada fil musnad inda mama ahmed àwọn àgbàfà tí wọ́n ti di gúrú nídi pé àdífì ilé ìfẹsẹ̀mọ́lẹ̀ tí ń sọ́dí àdífì ṣùwẹ́bù alarnahud ó ní àdífì yẹn tẹ bá

àwọn méjèèjì ládìí fi pé gbogbo àwọn àbílò tó kírò fún ọfẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n yóò gbé wa kó bí tọ́pìkì tí ń bá fẹ́ máa ṣe jámù nítorí pé ta bá ń sọ̀rọ̀ nípa àríwá ó yàtọ̀ sí àjísáàd máa ó mú yàn rìnrìn òru nígbà ọlọ́run gan fẹ́ sọ gan ó fi ìjìnlẹ̀ èdè rẹ́bọ́ sọ subhanalladhi asra bi abdihi laylan al-isra'u ìrìn òru ni lọ́dọ̀ lárúbáwá laylan tó ṣe wá wọ̀ àti láti fi ṣe tẹ̀ǹkìs wípé kèé ṣe gbogbo òru ní ẹ̀fìn rìnrìn o laylan ní ìjẹ́ pé nínú òru ní rìnrìn náà minal mughayyabati tó fẹ́ ṣe ìrìhárù qudratullahi al-bahira ọlọ́run tí ò ṣe fèsì jẹmọ́ yọ dẹ̀rì bẹ́ anábìwọ sallallahu alaihi wasallam ọdẹ baitul ma'mur àfẹ́ sọ gbọ́n tó rí mẹ́ kọ́mẹ́dì pé yọ ma bàwà lásìkò baitul ma'mur ó ṣe dédé kàbá ayé ọ sára wọ ẹ̀dá ìtẹ́ ń gbáyún ma hadha al-bayt wa man hawla ìkíni lè àwòlàwò ilé àwọn ìrànnú àwọn ìdọ́lọ́nu yata'abbaduna Allah في هذا البيت صلاة وطوافا بيانتي ما نستلم بين بيانتي انتين كيرو كيرو انتين يقول يقول so it means one 70000 imam wa ben jojuma wala ya'uduna ilayhi hatta taqum as-sa'a 70000 pati wa lónìí wọn ò tún padà sílé mọ́ seti ti ti lonu ó tún dijo gbede alikiyama 70000 wa lónìí eh eh ẹnìkan wá gbé àwọn yóò sì máa wá lọ gbága wọ́n mọ̀jókò káwájú eléyìn pé ti sọ tọ́pìkì kẹ tó wà àṣírí ọlọ́run <laughs> ọlọ́run dákùn mọ́sàlórí burúkú o àìmọye sàárè tí a ti ń kóná tán ká tún jókò létí ẹ̀ lónìí tí ma <laughs> ni ọwọ́ pé wọ́n máa pè bí ìmọ́lù ta wà ní ìgbélú ìmọ́ ṣùgbọ́n bá dẹ́dà ó tún fi hàn kọ̀kọ́ náà ó fi fún wáńsì ni àwambọ̀ annabi wa sallallahu alaihi wasallama ara wọn ìmọ̀ torí rẹ̀ ṣáájú nínú àwọn ìmọ̀ tó ń ṣe ọlọ́run fi ń padà ń pariwo fún wa pé àà ọba dẹ́dà ma qaddartumu wa haqqa qadri ẹ̀ pọ́lọ̀ ní tí ń jẹ́ in tí ó tọ́lọ̀ lẹ fi ń yọ́lọ̀ thumma alladhina kafaru bi rabbihim ya'dilun tó ń tí bọ́lọ̀ ń tẹ́rẹ ẹ̀yìn tó yìí inni ara ma la tarun مسلم رين تيريو واسمع ما لا تسمعون انت بمون بو اتوتي السماء سما سينمي ان روكي كي وحق لها انت اتو اسمو سي لبي كما روكي كي كولبيو توري كني لان كثره ما فيها من ال mẹ́láìkàtí àkọ̀ láti ha kílẹ̀ ríwá oúnṣẹ́lọ́n ni máa fi yà mọ́ọ̀dìrù arùbàì àsọ́ọ̀bìà ìláwà mẹ́làkún wábìrún jàbọ̀hátà wúlìláì sáàjìdán ní sẹ́mẹ̀tẹ́ wo kò síbi tọ́gbà kàbáyì àfi kí mẹ́lẹ̀ kan wà ń bẹ̀ ibẹ̀ dídé bí pé kò sí fèsì tó gbàká mọ̀lẹ̀kọ́ sáwà bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀kọ́ rúkú ní o ìmọ̀kọ́ fọ́nbalẹ̀ ní o ìmọ̀kọ́ tẹ̀fọ́ bá dẹ́dẹ̀ ní o tí sì ń sí lọ́mbà tí ó sì ní wàlá yàtùrún tí ó sì ní fígbà kẹkẹ sọ sọ́mọ̀ dípa ẹ̀ẹ̀kan wá pé yàjí atẹ́lẹ̀ kàṣọ kò sí kọ̀sáyẹ̀rẹ̀ mẹ́ wọ́n gbogbo ẹ̀dí wọ́n wá fúnra ọtún fún mọ́ra wọn tí fúnfún yẹn kọjá sáfútà wà tó yìí kí ni wọ́n sí wọ́n sí lọ́n lọ law ta'lamuna ma alimt la dahiktum qalilan wa la bakaytum kathira kápẹ́ tọ́lọ ń jẹ́ kí ẹkún òtí ẹ̀lì jẹ́ ẹ̀rẹ́ ti pé nǹkan bẹ̀ tí ń jẹ́ ni wọ́n lábàkẹ́ tún kẹsìrọ̀ ẹkún òtí pọ̀jù fún yí wọ́n máa tẹ́yà dántún bí ní sáyà alfurush kò sí ẹni tí bẹ̀rù yọ wà lẹ́mì rẹ̀ tí ó dóòtọ́ tí ó wà sọ ila su'udati taj'aruna ila rabbikum ó ń kálukú yí ìbẹ̀rù ó mú rẹ̀ káàkiri títí báyìí ọlọ́njọ́ ọlọ́ndakùn mọ́jẹ ń jíyá ha in ti bẹ́ wájú ipọ́ in tẹ́bà máa ti kínu ń jọ àbùdárí ìsọ àdífẹ́ ìfáwòyàn àwọn ẹsẹ bá nàbí lọ sọ́yọ̀ wọ́n fẹ́ mọ́mọ́ hàn ó ní làwàdítù láò anìkúntù ha kápó bá ti dòdòdó lẹ́mìtì mìíràn jẹ́mì mi ọmọ rò wípé ó sì pè wọ́n ti fi mi dáná tí ní ní nǹkankan tí ń bọ̀ fẹ́ tó ṣe ń wájú tàbí mọ̀ fẹ́ rò lẹ́jọ́ ń jọgbẹ̀lẹ̀ kíámà àwọn ààyè yìí táa délẹ̀ ní táa ti lọ mugbó kéyò gbé ìrọ́mù ọ̀rùn kọ́ máa mú sìgá kọ́ máa mugbó àyọ ayé tí àwọn èèyàn ní tí àgbàlá lọ sí mi kẹ́rùkọ́ tó pọ̀ sàmẹ́ǹkà lẹ́jọ́ ìsàkúsà wípé ilé wọn dá orú ní táwọn èèyàn lọ sí ni ààyè mọ́lẹ̀ ni ààyè ọ̀wọ́ ni o náà lọ wá ara mọ́sálásí kejì náà fún ma'újẹ́ kagibáhùn lẹ́yìn bàtán ti tẹ́bẹ̀ ó kìrù fún a kó tó lọ ní o ó kì fún a ní sáàmà ní o fa ó ti yá bíl mi'raj mi'raj rẹ̀ ní ládá jẹmọ́ káworú bóòn ládá bá wọ́n sí rí tí wọ́n fi lélẹ̀ láti sáàmà tọ́kan ilẹ̀ tẹ́yẹ̀ sí gbùn tí nínú ìròyìn rẹ̀ gold ni mìíràjù ládà lọ wọ́n wá na ládà ilé farusasalam àti gun sama lọ níbo ní Baitul Maqdis mọ́sálásí náà àpọ̀lé ńlá lọ́wọ́ bá sí fún mọ́sálásí kọ́dà kò jẹ́ wípé àti fi jẹ́rí ànábì rẹ̀ lójú ó gbégbà bẹ̀lọ àwọn mímọ̀ tó sọ nǹkan míì torí wípé ilẹ̀ yẹn ó mahadula ambiya ìtẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ànábì tí wọ́n fẹ̀yìn lé tí a ń fi ẹ̀dàgbà wọ́n tẹ́ sórí ilẹ̀ bẹ́ẹ̀ tàbátí wọ̀n sọ́sọ́ náà ànábì takété nínú àwọn ànábì ọ̀pọ̀lọpọ̀ wọn Israeli Israeli Israeli ó nìkan iná ní lọ́rọ̀báwá bó ti ẹ̀jẹ̀ pé ìpìlẹ̀ rẹ̀ iná bàbá rẹ̀ Ibrahim ni ó ṣùgbọ́n ẹwọ bọ́lọ̀wọ́ bá ti gbé ti ẹwà nítorí àwọn àdì tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ ìdán Baitul Maqdisi ó wá jẹ́ min Makka ila Baitul Maqdis rihlatun arudiyya ìrìn àjò orí ilẹ̀ ni ilé ayé ní àti rìn ìlàsọ bó ti ẹ̀jẹ̀ wípé bàí ìyẹ̀ náà ni wọ́n lọ ṣùgbọ́n láti Baitul Maqdis ìrìn àjò sánmà òní ẹwà awẹ́ mànú ṣe sí ọlọ́run ìrìn àjò tilẹ̀ wọ́n lo nǹkan ẹ̀gọ̀ tó jẹ́ nǹkan tí ń fò ìrìn àjò tókè wọ́n wá lo nǹkan ìgbẹ̀sẹ̀lẹ̀ wọ́n sì dèbí ẹn lọ ah, yìí ilé ìsì ọmọ tí bẹ ní sọmọ ayi ìbòló ti ìrọ́ nígbàtà fẹ́ fọ́wọ́lẹ̀ ọlọ́nsì fi hàn wà wípé àti ládáwó àti bùrọ́pù bí n bá náà bí bísínà ìmọ̀ bọ̀ ọya máa fò bọ̀ jùbìrìrì wọgan mọ́ wà mú wá ọlọ́wọ́ bó ṣe ìwá ń sí àwọn nǹkan ìkú káfilé mọ̀ wípé ẹn tí ń ṣe ní ibi tá a ti rò wípé ànídìí mẹ́wàá tó kú ẹgbẹ̀rún bẹ́ẹ̀ so láwà láà nídìí ẹyọ kan tí ò ní ẹjú ẹ subhanahu wa ta'ala ọba dẹ́gbà ń bẹ́ ọ in tó wù ọ̀n ló ń ṣe o wọn ìlàlẹ̀ ọlọ́wọ́ kọ̀sẹ́n tí wọ́n fẹjọ́ rẹ̀ sùn tọ́ wà wo tó ń tọ́n nípa kó lè gbọ́lá lọ́wọ́ rẹ̀ tọ́ mọ́ lò wà fúgbìnú rẹ̀ lẹ́lẹ́ àrára gbá o mẹ́jàrú níwá o ìsìláàmù jẹ́ àrímúdélé o jẹ́ á jẹ́ pé gbogbo ìgbà tá bá pàdé rẹ̀ à ń lọ sinmi ni ikú ìgbà tó bá mú akó ń bẹ ìsinmi lójú ọjọ́ fún wa bí hákì la وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأكبره وأجلله وأمجده وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين وقد يمرنا بذلك في مواضع كثيرة في كتاب عزيز قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد أكرم الله سبحانه وتعالى مكة وحرمها يوم خلق السماوات والأرض لا يرفع فيها السلاء ولا تلتقط لقطته وقد حبس عنها الفيل والقتل كما صع هذا من حديث أبي هريره رضي الله تعالى عنه أرضاه ومن إكرام الله سبحانه وتعالى لمكة أم القرى أن أسر الله سبحانه وتعالى فيها نبيه صلى الله عليه وسلم إلى بيت المقدس ثم من بيت المقدس عرج به إلى السماء وقد أتى جبريل رسول الله صلى الله عليه وسلم برسالة من ربه أن الرحمن يستحضره ثم أتى بالبراق فركب رسول الله صلى الله عليه وسلم البراق من مكة مع جبريل إلى بيت المقدس فلما أتى صلى الله عليه وسلم بيت المقدس ربط البراق بالسارية التي يربط بها الأنبياء وهذا دليل أيضا على أن رسول الله صلى الله عليه وسلم ليس بأول خلق الله ركب البراق فلما ربط البراق أتي رسول الله صلى الله عليه وسلم بالماء واللبن والخمر وفي رواية كل هذا حدث في السماء وليس بالماء بل بالخمر واللبن بالخمر واللبن وبالخمر واللبن والعسل ولكن رسول الله صلى الله عليه وسلم اختار اللبن فإذا هو بمن ناله اللبن قائلا هديت للفطرة وهذه الهداية دعاء استجابة لدعاء رسول الله صلى الله عليه وسلم لأمته أن يثبتها الرحمن أمة الإسلام ذهب بعض أهل العلم إلى أن صلى الله عليه وسلم بالأنبياء قبل سعوده إلى السماء نعم وذهب بعضهم إلى أن هذه الصلاة كانت بعد نزوله من السماء ففي كل دليل وعلى كل من القولين دليل من الأحاديث الصحاح أما هم قبل صعوده أو بعد صعوده المعراج إلى السماء فالله سبحانه وتعالى أعلم بأي قول أصح بارك الله ولكم في القرآن وسنة ونفعني الله وإياكم بما فيها من الذكر العكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله صدر صلى الله عليه وسلم المعراج إلى السماء وفتحت له أبوابها ولقي ما شاء الله أن يلتقي به التقى بمن شاء الله سبحانه وتعالى من الأنبياء أن يلتقي بهم في السماء ثم رجع رسول الله صلى الله عليه وسلم فسئل أهل العلم لماذا ما أشر الله سبحانه وتعالى بنبيه من مكة إلى السماء مباشرة حتى توجع من مكة إلى بيت المقدس أولا ثم عرج به إلى السماء من بيت المقدس قال أهل العلم لأن الله سبحانه وتعالى علم أن قريشا سيكذبون رسول الله صلى الله عليه وسلم في هذا الخبر إذا نقلوا إليهم في الصباح فلما أراد ربنا سبحانه وتعالى أن يعرج بنبيه إلى السماء أرج به من مكان معروف ومعلوم لقريش حتى إذا كذبوه فإن وسألوه أما كان هذا المكان فإنه يعرفهم إياه وقد عرفوه ويصدقونه وما ذلك آمن منهم من آمن وكفر منهم كذلك من كفر ومما ذهب من أهل العلم وممن ذهب إلى أن صلاته صلوات ربي وسلام عليه بالأنبياء بعد نزوله على أن رسول الله صلى الله عليه وسلم قال فلما حانت الصلاة أممتهم فقالوا آنت الصلاة هنا دليل على أنها صلاة مفروضة ولا تكون إلا صلاة الفجر إلى وغير هذا من الأقوال عند أهل العلم أمتنا هل صلى بجميعهم أو ببعضهم نعم جاء الخبر بأنه صلى ببعضهم فقال فرأيتني في جماعة من الأنبياء فأممتهم هذا في الصحيح أما عند الإمام آه، عند الإمام أحمد في المسند أنه صلى بالأنبياء جميعا بجميعهم من ولكن هذا الحديث مختلف في صحته بعض أهل العلم صححه وبعضهم ضعفه والعلم عند الله سبحانه وتعالى أكرم الله مكة وأكرم مسجد الحرام وأكرم بيت المقدس وأكرم المسجد الأقصى وهل يليق بأحد أن يتلاعب بما أكرمه الله سبحانه وتعالى من هذه البقاء نسأل الله تعالى أن يفتح قلوبنا للخير وأن يعلمنا ما ينفعنا وأن ينفعنا بما علمنا وأن يجعلنا ممن يعظم شعائره ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أسأل الله تعالى يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أداك داء الدين اللهم ربنا دمر عداك أداء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا وأنت كم لبعدك المستضعفين من المؤمنين والمن في كل مكان اللهم أنت الذي أكرمت نبيك بإسرائه من, من مكة إلى بيت المقدس ثم بعرجه من هنالك إلى السماء اللهم أكرمنا بفضلك اللهم ربنا أكرمنا بفضلك وبعزك وبعفوك وبرحمتك يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة السيئة الثابتة من نسي صلاة علي خطئ طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 وهو الأفق الأعلى ثم دنا فتجلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشجاعكم فهل من وكل شيء فعلوه في الزهر وكل صغير كبير مستقر إن المتقين في جنات ونار في مقعد عند مليك سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله